أحمده وأمجده مرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي التوبة نبي الرحمة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين بل هي وصيته للآخرين قال الله سبحانه وتسامى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام ميز الله سبحانه وتعالى هذه الأمة بإرسال أفضل الرسل إليهم ألا وهو نبينا صلى الله عليه وسلم وكان يعامل نساءه بالرفق وكان أرحم الناس بهن صلوات ربه وسلام عليه ألا ترون كيف ترك سيرة قومه في نسائهم وأخذ بسيرة الأنصار في نسائهم من ترك شدة الوطعة على النساء لأن الأخذ بشدة أو الأخذ بشد لأن شدة الوطأة على النساء مذموم كما رأينا هذا في دين رسول الله صلى الله عليه وسلم أمة الإسلام اختلف آل العلم في سبب التخيير أمر الله سبحانه وتعالى نبيه أن يخير نساءه هل بين الدنيا والآخرة فمن اختارت الدنيا منهن يطلقها ومن اختارت الآخرة منهن يمسكها أو خيرهن بين البقاء معه على قلة يده صلوات ربي وسلام عليه وبين فراقه طلبا للدنيا وسناتي إلى هذه المسائل ولكن لا ننسى ما ساقنا إلى هذه النقطة ما جاء من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وأرضاها لما اعتزل رسول الله صلى الله عليه وسلم نساءه شهرا هل هذا الاعتزال هو سبب نزول آية التخييف نعم قالت أم المؤمنين هذه المقالة ولكن في آخر قصة سؤال النفقة من جميعهن قالت نفس هذه المقالة بأن الله سبحانه وتعالى أنزل آية التحيير على هذين الأمرين سنعرج عليهما ونبين بيانا وافيا كما سبقنا إلى ذلك أهل العلم أقواني فرما بعد سوان المسلمين أتنطروا عليكم إكرام تقري النبي صلى الله عليه وسلم ẹn tọ́lọ̀wọ̀ bá látìbà máa jẹ́kẹ̀ẹ́ fún gbogbo wa Allah bá ń sàlékún bá ní sàlìkún ọlá rẹ̀ àti àwọn arìlẹ́ ànìyàbí wà tí ń sọ̀hábà rẹ̀ dákùn nínú àwọn tọ́ọ̀kẹ́ pẹ̀lú ànìyàbí sallallahu alaihi wasallam jọ gbẹ̀lẹ̀kìyàmá mo ń fi àsìkò ìran létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́mẹ́ mo sí ìrìn létí ìbẹ̀rù rẹ̀ ànítàkùlá ẹjẹ́ akọnu ọlọ́run ní kọ̀rọ̀ ní gbangba Allah subhanahu wa ta'ala àṣẹ tó pa wọn tó lọ sáájú walilé yìí ká fi ìpáyà wa sóhun ọba dẹ́dà yìí ká sọ di gàgá láàrin jẹ́ almuslim almithali bó láti jẹ́ mùsùlùmí tí ó ṣe é fi júwe fún ẹlòmí bó láti jẹ́ muslimun mutabbiqun li akhlaqi rasulillahi sallallahu alaihi wasallam nínú lóde bó láti jẹ́ mùsùlùmí tí ń tẹ̀lé ìwà rasulallam jàmáà gbogbo eléyìí wọ́n ń pè wá sí káyé owó lè rọrùn ni àwambọ̀ ibi táà fọ̀rọ̀ ti sínú wípé alìlì ìsáàrù aibun yubihu lil mar'ati aw yu'ti lil mar'ata huriyata al-fasakh am la wa ma zilna fi qissati su'ali ni sallallahu alaihi wasallam an-nafaqa a sì ti kú ní bí ìbéèrè àwọn ìyàwó sallallahu wọ́n rọ̀ kìríkà lọ́tún lọ́sí wọ́n bilére na'am jama'a ká mọ́ gbàgbé ìtàntà akọ́kọ́ sọ ọbọ̀ tẹ̀lẹ̀ nípa abúlábìnà abbas tí ń bí umaru lérè wípé àwọn mélòó gan làwọn obìnrin ọ̀hún nínú àyàwó annabi tọ́lọ̀ ń sọ wípé kí ló dé tẹ́ǹpin annabi milẹ́mì tó báyìí a ní ìyàwó aisha àti hafsa kí ni tí ẹ́ sì ṣe تظاهرتا وتعاونتا وتواصيتا على رسول الله صلى الله عليه وسلم في قصة العسل الذي شربه صلى الله عليه وسلم في حجرة أم المؤمنين زينب بنت جحش رضي الله تعالى عنها وأرضاها نبي إتوي تسمو ني إنو يرى ìyàwó rẹ̀ tọ́jẹ́ àǹsùn àbọ̀ náà padà ayà èmi ọlọ́n lẹ́mú àtànábì mi àti tí ń bẹ̀rẹ̀dọ̀ mi tẹ́ bá lè sú lórí rẹ̀ ṣé torí ìtàn tàkọ́kọ́ ń lè sọ̀kalẹ̀ àbìtàn ẹlẹ́ẹ̀kejì àwọn mímọ̀ wọ́n ní orí méjèèjì náà ló fi sọ̀kalẹ̀ bóò إذا أعسر زوج الرجل بعد الغنى هل هذا الإعسار يعطي المرأة حرية الفسخ أها أوامبو النبي صلى الله عليه وسلم ọlọ́kàn kẹni a ti rí bí Umaru ṣe ń gbìyànjú lórí àwà Hafsọ tí wọ́n bá tí wọ́n bá ṣùgbọ́n bí tí ọ̀rọ̀ dé Umaru bú ẹkún nígbàtò rí ẹni tọ́fà lẹ́gbọ̀n sàṣọ́lámù ìrùsí ìrùsọ́ anábí àwọn róòmù gangan inú ọlá tí wọ́n pọ̀ bóòlù wọ́n sì wá rí báyìí ó ń sọ ọlọ́n sọ pé ah, ah, ah, Umar fi hada turgibuni fi duniya ayyelo n pe mi si ire Umar jawo awula hulaika alladhina qad ta'imu tayyibatin fi hayati duniya ká má gbàgbé ibi tá a sọ̀rọ̀ yẹn dénú ṣùgbọ́n tó bí ọ̀rọ̀ oyin lọ́dọ̀ ìyàwó Aisha àti ìyàwó Hafsa sọ́dọ̀ ìyàwó Zainab nígbàtí ìyàwó Aisha wá fẹ́ parí riwaya yẹn wọ́n wá ní fa'tazala annabiyyu sallallahu fún oṣù kan gbáko ìní ìdíyàrá ẹnìkọ̀ọ̀kan yí fún kí ni o fún oṣù kan gbáko nígbàtí yàmù sí sáàmù sọ́rọ̀ ìtàn ìrọ̀bọ́ta pé tọ́lìlàkọ̀sà àwọn ìyàwó a ní kó rí jamu lẹ́yìn ìgbà yẹn pé sí pé o anábì sallallahu alaihi wasallam ọmọ rọrọ ìyàwó rẹ̀ padà aṣọ tó sílẹ̀ ìyàwó Aisha wá ní fàtàtàfàm ní sáà ṣaharan falamma mọ́dọ̀t tis'un wa ishiruna laylatan dakhala rasulullah sallam ala aishata fabada'a biha faqalat ya rasulallah innaka قد كنت أقسمت ألا تدخل علينا شهرا وإنما أصبحت من تسع وعشرين ليلة أعدها عدا <laughs> أعدها عدا فقال رسول الله صلى الله عليه وسلم الشهر تسع وعشرون ليلة فكان ذلك الشهر تسعا وعشرين ليلة قالت أم المؤمنين فأنزل الله آية التخيير فبدأ بي أول امرأة من نسائه فاخترته ثم خير نساءه فقلنا مثل ما قالت عائشة إن تقبل رواية يعني. رواية لكج tó jẹ́ ìta mẹ́mbẹ̀ wà hádà lẹ́dì jámìnà hadithi jábìnà abdullá rọ̀díyàlláwù tààlà na anuhuma wà rọ̀dọ́huma jábìnà abdullá yìí hadithi ìta ń sọ́bọ̀ gbogbo àwọn ìyàwó ìtì pé abakiri dé umaru dé wọ́n fáwọn láyé wọ́n jọ ń sọ̀rọ̀ bọ́násàrásálám hanibi wani a hunna hauli yas'alna nafaqa àwọn náà bí wọ́n ṣe títí tẹ́ fi sọ wípé la nas'alu rasulallahi sallallahu alaihi wasallam ba'da hadha al-yawm shay'an abadan laysa inda látòrí lọ àtún ní bí ànàbí ní tí ò ní lọ́dọ́mà fine ìyàwó Aisha ni lẹ́yìn ìgbàtàwọn òdìdẹ níjókòó yẹn fa anzalallahu ayata ayatù tàhírì ba sẹ́rẹ̀ ká tó lè débi pé sí ó sì yọ́ sọ obìnrin rẹ̀ tí ó sọ pé mọ̀ ń lọ fọ́kọ kò ní ìdíkẹ́ ìrẹ́kọ́ máa bẹ̀ òun ló nílé ayé rẹ̀ àbósì lè dúró àgbọ̀dọ̀ mọ́yànjú bí náà ká mọ̀ sọ́wọ́ ìntàkọ́fẹ́ ni سببا للاعتزال فالمتظاهرتان هما عائشة وحفصة ولماذا اعتزل جميع نساء أها tàbá sọ pé ìtàn oyin lọ́fà ẹbá wọn méjì ni wọ́n ebe mítìn ìlú ránṣà sálàm ìyàwó Aisha fine wa lọ ya wa tó jẹ́ pé tí ó bá fẹ́ wọ yàrá àwọn ìyàwó rẹ̀ kò ní ma méjì a sì gbọ́ wípé ayẹ̀ lọ mú ẹ̀ntẹ̀ bá fẹ́ mú bọ́yọ́ lọ́lẹ̀ fẹ́ mú bá nàbí ni a rí pé ayà yẹn orí ibo lọ́sọ̀kalẹ̀ lé o ìyàwó Àìṣà sọ pé láfta táwọn parí ọ̀rọ̀ kéèsì yẹn tán ó ní ànábì bínú kí ló sì fi bínú wà áksàmà allá nítorí pé wọ́n pín ànàbí lẹ́mì ó ń sí ọlọ́run fi wá bínú ìsì ní wọ yàrá kọ̀ọ̀kan yí fún kí ni o fún oṣù kan àwambọ̀ ayé ẹlẹ́kejì náà sorry hadith ẹlẹ́kejì náà o náà tó sọ fún wa wípé nígbàtí àwọn kúrò níbi ìjókòó náà fakọ̀ yẹn tánà bí wà wò pé àà àṣẹ́ ẹ̀mà tí èsì ìsẹ̀gbọ́mọ̀ ń sábòsí wípé in tẹ́m bí mílẹ̀ mi ò ní kí làwọn náà tó padà sí wọ́n ní àyà tàhírí ẹ̀rọ̀mẹ́ tó wùyìn wá àwọn mímọ̀ ni táa bá wo in tó bí ìpínlẹ́mì níbi hadithi àkọ́kọ́ èèyàn méjì ló ṣe yàwó Hafsa àti yàwó Aisha a plan fa nàbí ohun ojú méjì lọ níbi hadithi ẹlẹ́ẹ̀kejì gbogbo àwọn obìnrin pátápátá mélòó ni wọ́n jọ́nà kamaran kamara alaihi wasallam yawma idin allati yas'alnahu an-nafaqa umtis sunniswa so mẹ́sàn ni wọ́n a padà kàwọn inṣàlá ramani ṣùgbọ́n bọ́m̀bẹ̀ àwọn afẹ́ kó sínú útúbà àwọn méjì tí wọ́n ṣe sábà bí alamari torí wọn ayatu tahiri ṣẹlẹ̀ bákan náà annabi wá ní gbogbo yín pátá ìní wọ́dọ̀ kọ̀díyà méjì ni ìkánkún méjì inú ìkánsì kó gbogbo wọn nú tánà bí ọ̀bọ̀ wáwọ̀dọ̀ gbogbo wọn àbùsíwádà tó ṣe àwọn ìmọ̀ ní kásì sòrò àkọ́kọ́ kámù nkankankan sọ́wọ́ àwọn àwà kan bẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwa ọkọ ìyàwó tí è ṣe ìwà nábì ọ̀pọ̀lọpọ̀ sì máa yí mẹ́sìn lótìtọ́ sáàlàtí ummul عائشة رضي الله تعالى أنا وأرضها رسول الله صلى الله عليه وسلم يوما من أحق الناس إلى المرأة تعالى نتني وتتبج لون وبرين قال صلى الله عليه وسلم زوجها ومن أحق الناس على الرجل تعالى نتني وتتبج لون وقرين نينو gbogbo ayé ànábì ni ummuhu iye èèyàn ló ní ìwọ̀ tó ní agbára jù ó sì tó bẹ́ẹ̀ ọlọ́run okun bẹ́ẹ̀ fine tó bá wá jẹ́ pé ọkọ̀ ló níwọ̀ jù a mà sáìlù kan bẹ̀ kèèso ní láàyànjú rẹ̀ tí a máa sọ fún a wípé obìnrin ò lè lọ sọ́dọ̀ bàbá rẹ̀ àfi pẹ̀lú yọ̀ǹdọ̀ ọkọ kọ́dà kí wọ́n máa sàárẹ̀ àáfi ẹ̀sìn jọ jaza lil aba an yadkhulu ala banatihim walau bi ghayri idhni az-zawj ẹ̀wọ̀n tẹ́sí wọ́n sọ bàbá tó bí máa rí obìnrin wọlmọ́nà tó látúrùmà ọmọ obìnrin ẹsẹ tí wọ́n lẹ́dànù bàbá tó bí máa obìnrin kájọ mú lọ láti ìsìn ọ lẹ́tọ̀ láti wá bọ́mọ rẹ̀ wòlí ọkọ kọ́dà kọ́kọ́ mọ́

Suleiman àbọ̀fẹ́ awóyìn Sunday o kèése dandan agbára agbára tí ó bá ní ọkùnrin òun lẹ́n tó ní agbára jù lórí obìnrin agbára náà tó pẹ́ká o wọ́n sọ pé wọ́n ta obìnrin fún ọ ma bí àti mara ma bí àti wọ́n ta wà mẹ́ṣtàrí ẹ̀rí yẹn ẹwọ wáàsí tí umaru kọ́kọ́ wáàsí fún hafsọ fàdákọ́lá umaru hafsọ fàkọ́lẹ̀tì hafsọ nígbàtí ìyàwó rẹ̀ ń bú wípé ah anúsọ̀rọ̀ sálàm gan wa inna ihda nisa'i latajiru layla tàtàjúrù yẹun hátà lẹ́ìlà àwọn ìyàwó ànàbí gan wọn a máa bá nàbí yóò dì inú ilé wọ́n máa sì

àkókò àmàlúwà wà mọ́ bá ṣe ń gbé o ẹn tí ma ń ní pọ́blẹ́nù pẹ̀lú ìyá ìyàwó ìyá ọkọ o náà ni ìyàwó ọmọ rẹ̀ ọ̀rọ̀ wo òsìjọwọ̀ náà ni ọ̀tọ̀ ní tí ń bẹ̀lẹ́mì ìyẹlé ọ̀tọ̀ ní tí ń bẹ̀lẹ́mì ìyàwó náà in tí ń bẹ̀lẹ́mì ìyàwó ni pé mò ń lọ lé ọkọ mò ń lọ sílé ayé mi kí ìyá kan bí tí a ti ń dirun lọ fún ẹgbọ́n sister Zainab ẹgbọ́n àbúnímọ̀mà eh, ó ní ìyàpálú ẹ̀wọ̀ sí kan báyìí táwọn àti bàbá ọkọ mi ti lo táìmù tí wọ́n lọ ní tí ń gbé bọ̀ bẹ́ẹ̀ náà lẹ́wọ́n kí àná lọ́tún ló sì gbé bó wọ́n lẹ́fẹ́ sí pẹ̀lú amọ̀dúgbọ́dọ̀ ọlọ́wọ́n mọ̀ ní eh, nìkáwù sùlẹ̀mọ́ ọmọ kọ̀ọ̀sẹ̀ ma ó ní bẹ́ẹ̀ ni bí ó ṣe sọ́nà nú o kọ́nà sásà nú mi hmm, gbogbo ẹn tí ó gbọmọ̀ mi lọ́wọ́ mi kọ́mọ̀jọ́ o ní so ó ń wọ́n jọ dúó lórí ọwọ́ ara wọn ṣùgbọ́n eléyìn náà kè tó ṣe tọ́píkì òní àbọ́m̀bẹ̀ alẹ́ ọkùnrin bàbá ó lè lọ lé ọmọ rẹ̀ jawazu dukhulul àbá alábànátihim min goyri ibn zawj kama fa'ala umar hal atabahu ar-rasul sana di bulori kalla anabu bulori tó bá jẹ́ mistake la so rí pé ogo a o lo tèmi baitun nubuwa baitun nur baitul ilm baitul irshad so baitul isla ilé tí a ti ń tún gbogbo nǹkan ṣe ilé tí a ti ń fọ gbogbo nǹkan ànábì ìjánàbì sí bẹ́ salawatu rabbi wa salamu alayhi jama'a

kò change obì kú olóbè èyàn lè yàn fi ìyà jẹrẹ àbọ̀m̀bẹ̀ àbọ̀m̀ point you anábi wasallallahu alaihi wasallam orin àwọn mímọ̀ ní kí ni ànábì ṣe tánàbí fi gbádùn ara rẹ̀ lọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ akọ̀dọ̀ sallam bisírọtí ansọ́r fi nisáihim wà tàrọkà sírọta qawmihi kí na ń pè ní sírọ bisin sírọ àtọ̀ríkọ ìsesí ọ̀nà ìwà ṣe mọ̀ pàtí sọ́jú ní pé àwọn ansọ́rí àwọn dẹ̀ fún obìnrin àwọn mọ̀hajirun àwọn ará àwọn Quraish قريش يعاملون النسوة بشدهم جماع láàrin aláṣejù àtàláṣe ètò náà láwá o ń ta tún sọ iná o àwọn ará Mẹ́kà ó bè ìdásọ́rọ̀ dọ́ wọn abadan abadan okun okun náà ni ọfà ọfà náà ni pínlẹ́nu kọsọ́rọ̀ inú rí ó sì dùn tó ìhàn lójú rẹ̀ pẹ̀lú àti ẹdẹ́ àwọn mímọ̀ wá ní ẹni ọba mú kòkòókò kankankan tí ìgbádùn tí dáadáa tọ́ ẹkú lára ìyàwó rẹ̀ tó bá jọ tipatipa ní èrí mẹ́jọ tipatipa olóòfisẹ́kí ni ó fi rí mẹ́jọ àwọn sọ́bọ̀ Ànábì wa sallallahu alaihi wasallam kálẹ̀ wá mọ̀ wípé obìnrin mú ò sí àfi tí èyàn ọba sọkún èyàn ò wìn ní wọn o ṣùgbọ́n èyàn ọmọ sọkún lọ ṣe wíwìn ní gidi wá nù èyàn ò wìn ní wọn o ṣùgbọ́n ṣàkọwà orí ibú wọ́n fi sínú sẹ̀mí kí là ń bá bọ̀ ó ń ṣe ọlọ́mbà ni bẹ́ẹ̀ sí pínmílẹ́mi ìyẹ̀ Aisha ìrẹ̀ Hafsa ìní wọ́dọ̀ àwọn ìyàwó mi fódìdí oṣù kan fódìdí oṣù kan bá níbi sewé mi torí kíni min ajil hadithi alladhi afshatu hafsa ila aisha torí ọ̀rọ̀ ta ní ìyàwó hafsa lọ sọ fún ìyàwó aisha padà anúsùsàn fi ẹlẹ́ oṣù yẹn wá ń lọ bẹ́ẹ̀ ń lọ bẹ́ẹ̀ ń lọ bẹ́ẹ̀ ń lọ bẹ́ẹ̀ táìmù ni umaru wá wọ́n bí àníṣà sálám jọ́kìní lọ jọ́kìjì lọ jọ́kẹta lọ jọ́kẹni lọ jọ́kẹni lọ ogúnjọ́ lọ àmì bí ọ̀dọ̀ yàrá nìkátà ṣùmọ́ sẹ́ẹ̀mọ̀ pẹ́ tí bá ń bínú tó sì fẹ́ jẹ́ kí bínú wọn sẹ òun náà fi nǹkan sí rẹ̀ èmi mo fowó ọbẹ̀ lẹ́ wọ́n sì sí ń jẹun ṣùgbọ́n ń bí mi mo ní ní jẹ́ tí ń bà fẹ́ kébí ọpa mi kọpa mi kí n kú momi o kèrè kọpa ó bí tí ń pa mí ọ̀rẹ́ bí o ní ń bò ódè tún lọ náwó mi ẹ <clears throat> oninu bí ó ebi si ń pa ń bọ̀ ní ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ohun ní jẹun olóhun wá rò pé ẹ̀dùn rẹ̀ èmi mọ̀ mọ̀ fówó oúnjẹ ilẹ̀ ọlọ́kà wọn níbẹ̀ rẹ̀ tí ń bá wá pa oúnjẹ ìtìtì ń jẹ ìyẹ ọ̀nà méjì mà ní òun náà tí òun tí bínú mọ̀ bá bínú òun ti jẹun kí n inú ìkọ̀kọ́ eh, iná bínú ya wa bẹ̀rẹ̀ ìjà wa padà o ẹ má jàǹsó ń gbanú ní ti lé oríbìyàn parí náà ó lóun wá worú ìyà tó ń ti fi jẹ́ra àwọn ìmí ìbáwọn ò ní ọjọ́ sí ìdínkù tó wọ́n bá ayé ọjọ́ níkù odidi ogúndọ̀ ẹwà ma alóbìnrin tis'un wa ishiruna laylatan nígbà 29 days lọ ó pé 29 days dákàrà sọ̀rọ̀sọ́lám ala Aisha lànàbí bá wọ yàrá wa Aisha lọ ibi tí máa sùn lé nìrí fàbádá àbí ànàbí wa bẹ̀rẹ̀ pé rotation wa in bí láti ọ̀dọ̀ Aisha jẹ́mọ́ ọkùnrin tó bínú tó báyìí bàbá wa wá dá sí àwọn èèyàn wádá sí gbogbo mọ̀sílẹ̀ tí mi wọ́sásùn fún 29 days kíro ẹ kínú obìnrin odò kéèsí ìsò lóní kọ́kọ́ wọn máa bọ̀ nígbà 29 days pé ìyàwó Aisha badam bí tó ń kálukú ti wá fìrẹ̀ lára balẹ̀ mi pẹ̀lú ọmọ pé ya Rasulallah anábí ọlọ́run tọ́rọ sí gbogbo ayé ẹmọ̀wò ìnáka kúnta kọ́dí àkùsámúta ìmọ̀nú ìdàrà bẹ́ sí mọ́ tọrọ ní ìnáka anábì èparọ̀ tí ó sì rọ́m̀bẹ̀ kúnta ó ti nípinnu kọ́dí gbogbo ayé bọ̀ jẹ́rìsí àkùsámúta alátẹ́dìkúlà àlẹ́yìnà ṣaharon wípé àádọ́gbọ̀ ẹni kankan wá tí ó wa inna ma asbahta min tis'in wa ishirina laylatan aa eba jon ka uso nbo ni bi wo ba ti e ka oni to disaye oni 29 ni o a'udduha addan koda fura mi oni bi mo ko sibai mo nka bai ni ko kan ni ko kan ni ko kan e gbon to bi so se wi pe mo ni eni ti o ba obere obirin awon pala pa ni lori grupo okun ni won ni obirin anabi ni won mọ̀ ní ẹjẹ́ aṣọ lọ́nà mi pé ẹni tó bí wọ́n sọ̀dọ̀ lórí burúkú ní ma ń wí ní obìnrin sẹ́ẹ̀mọ̀ pé nọ́mà tí ìyàmbá tó fẹ́ bọ́nú yàmí yàmí tuntun èèyàn wà sẹ́sẹ̀ dàrọ fún bóò wí ní ànàbí ní 29 lòdí báyàdì ni o bá lè wà ẹ̀sì búra o ẹ̀tì búra o ẹ̀ẹ́dẹ̀sì búra fúnra yín o kèsí ìsẹ̀ búra tọ́ mọ́nà 29 láwà báyìí mi ò ní kẹ mẹ́bẹ̀ 29 ìlàwà báyìí ànábì sì ní yíò ìrìnà ànábì wa ó sì ọlọ́ni ní aṣáàrù tí sí ó wà ìṣọ́ ilẹ̀ ìdàta aṣáàrù ẹ̀ alifatlamu ti dandan nílẹ̀ ádì huduri ní ọjẹ́ pèsè bí ní so orúsù ìta wà fún tó owú jáde yìí sì bẹ́lọ̀ nǹkan mọ́jì ọjẹ́ tààtì ẹmọ́ wọ́n ti wíìn àdúwọ̀n mọ́ wíìn èyí ó dòrò burúkú ó sùn ìta wà yìí oṣù ah, ojú ọ̀nà bí àbàjẹ́ 29 yóò jẹ́ 30 eléyìí àṣàrù t-shirt eléyìí 29 yóò jẹ́ fàkánà dálíkà ṣàhàrù tis'an wa ishrina laylatan bọ́lọ̀ ń se sọ náà ní pé ó sì ń sì wà jí ẹróṣù kò ní jẹ́ 30 bí ẹ̀ṣẹ̀ róṣù tó tọ́nà nù kò tí ìkìlẹ̀ ẹnìkan ní obìn ó sùn lórí burúkú òun wí ní wọn sọ fine ó ọmọ àkọ̀bí náà ọkùnrin ló tún bí ìyàwó bá ń sọ fún pé wọ́n bẹ̀ ń wọ́n fẹ́ obìnrin Ghana lápẹẹrẹ ọkọ́ sì báwọn ìbò òṣìṣẹ́ wọn ò lè fílẹ̀ láti ṣẹ̀tì méjì báyìí báwọn ni àbúbá yìí báwọn ni ṣẹ̀tì dádì àti mọ́mí ṣẹ̀tì wà lọ sọ fún wọn ni àà ah, alhamdulillah yé ti rọrùn mo ti kọlù wọn ẹ̀ẹ́ orí fóòn lẹ́ti fẹ́ mi kọ̀kọ̀kọ́ rí ní ọ̀rọ̀ tó nítumà ó ń di pé nẹ́mì ń kú ìjọ márùn-ún jọ méjì ah, alhamdulillah mo ti fi kọ́dà ìgbà jẹ́rì jọ sọ̀tẹ́ nísìnyí ó ní mi ẹ́ẹ̀fì tẹ́ǹsì ilẹ̀ ẹ́ lọ báwọn bí tèmi náà lọ báwọn bí rẹ̀ bó púrò sí fẹ́ rọrùn ebi dájọ́ ọ̀rẹ́ kòbúrú wọ́n fà nẹ́mì ìkùjọ mẹ́ta aburú kẹ́ẹ̀lẹ̀ gbọ́ láti sin tẹ́ẹ̀ bá ti gé mọ̀ pé nírọ̀lẹ́ ẹ̀ lọ mí ní fọ́mọ̀ ìlọ́yọ̀mà ah, abúlé ọ̀ olùfúnlọ́yọ̀mà <laughs> ẹbọ́ ma rẹ̀ ní mọ́dún lẹ́bí mi kọ̀bà fún ọlọ́yọ̀mà wọ́n ṣàwọn ìbínú burúkú lọ́mọ́ tàṣà wọn wọn wọn ń bẹ̀ ìdí nínú ìkọlá ọmọ bá kú ẹ̀pẹ̀rẹ̀ ọkọ̀ bá nínú eré iná wọ́n sàtùká wọ́n ti túká ohun tí ẹ̀sí mọ́ wọ́n sáfẹ́ lómi lẹ́yìn ọdún karùn ó tó bí ma wọ́n sàmàlì ìyàwó yìí lọ ọmọ tìntọ́ àbí ọwà fẹ́ graduate office graduation ní àwọn èèyàn bá ń dùn ọ̀ràn mc wa ní àdúgbọ́dọ̀ lọ́wọ́n gbogbo àwọn èèyàn lè ní ẹ̀rí pé ọjọ́ ayọ̀ lónìí jẹ́ fún wa bàbá tí ó ń kọ́ ọmọ jáde náà lónìí ọmọ tí a ń kọ́ jáde náà ó 25 years lọ́dún yìí tó sì jẹ́pọ̀ náà ni àkọ́bí àti àgbà ọmọ aláàjì lágbàjábáyì báwọn yẹn ṣe yarí náà

kò tí clear ẹmbá lò lè wé ní obìnrin kọmọ bọ̀ èèyàn dáadáa lọ́kọ ó sì nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ 5,000 naira kìtí ìsọmọ láàrin wọn ní a máa fi ń sebẹ̀ inú àfá àkásá ó tá jìnjọ́ lọ́nà ìsáà tó náà rẹ̀ lọ́bá fi 10,000 naira lẹ́ umu sẹ́mọ̀ pé ọ̀la ní Saturday mẹ́ni lọ bí iṣẹ́ àtọ̀tọ́lá káti ẹ̀ jẹ́ ọbẹ̀ tó nítumọ̀ ní olùmọ̀ bá hajji 5,000 náà ó sábẹ̀rẹ̀ nírọ̀lẹ́ jímọ̀ ẹnìkan wọ́n se lé níbi iṣẹ́ wọn gbóúnjẹ wá àbú ní ẹkàn fún mi lẹ́ran kan mí ní jẹ́nà ẹgan ma mú lọ lẹ́nà náà ní ẹbá bẹ̀rẹ̀ àwàdà àwọn ọlọ́kọ̀ ìyàwó àwọn ẹgbẹ̀rẹ̀ àwọn ìmọ̀ ìjọ́ntà kìlìkàkà wọ́n ti fún ọlọ́fin ọwà bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹnìkan tó gbé nípa rẹ̀ bí ṣe ń bọ̀ ní fífónù ní sísta àti kò sí ǹkankan ìyàgbóúnjẹ kalẹ̀ nígbà tí ó ma wóúnjẹ ó sí àwọ àkọ́kọ́ ọba bọ̀sà mẹ́rin bẹ̀ wọ́n fi parókò amúlà pé ìṣò àmúlà mẹ́rin ó sí àwọ kejì èpo lásán lọ bábáyì kínú ẹ̀ ó sí ike tí tí ó fi sinwọ́ òòrùn lọ bá ń bẹ̀ bẹ́ umu ti bọ́ kíṣìn lábẹ́ umu na abúṣẹ́ àbíyẹ nídìí yọ àbíyẹ òdún ọbẹ̀ yẹn ni tó mọ́ tó gbé bẹ̀ ó ní à wàsáwà náà ah ẹjẹ́ kọ̀ jẹ́ kí n sáré bá ọmọ yìí fọ àwọn ọ̀nà ẹwà ìmìnà ọ̀dá kò burú ma wá ìfẹ́ gbí ọwọ́ ọ̀sẹ̀ wá ní ẹjẹ́ sáré ọ̀fọ̀wọ́ ìmàmbọ̀ kí lélé ó ní ẹmọ́ bínú àmúlá bláàkì náà ni àbí kí ní kíkún kí ṣe àbí kí mú fúfútẹ́ wà lé o fúfútẹ́ bí jẹ́sà àríkùnrin jọ Thursday ọmọ ó ní àbùkí lẹ́rí dúó àbí ti jìnì kí ní ń bẹ nínú ọkà bọ̀sọ̀rọ̀ tébù ni kó nà ọmọ ẹran tó mú bọ̀ tó jẹ́ ọ̀nà mìí tọ́ra umu fi ìbínú gbẹ̀rẹ̀ ẹ̀dànà ah. ṣíwàlá ó sì padà ọba lọ mú aṣọ umu sì bọ̀bí lẹ́kùn wọ́n ti ilẹ̀kùn wọ́n sì ilẹ̀ kọ́kọ́rọ́ dànù ní a bá ṣọ àfá lọ mọ́mọ̀ ebi ń pẹ ní umu òjì ọlọ mú bá ń sáré ó sílẹ̀kùn ọlọ́jọun ọ̀rọ̀ ìsálàgbára wọ́n pe ẹbí ọ̀tún wọ́n pe ẹbí òsì wọ́n yanjú ẹ̀yanjú ẹ̀yanjú ẹ̀yanjú ẹ̀ gbogbo àwọn tí wọ́n wá jẹ́ fámílì ọkọ àwọn fámílì ìyàwó ní ẹ má wulẹ̀ sọ̀rọ̀ kankan ni oṣù lókọ rẹ̀ wọ́n ni ibọ̀ ah, tí tí ń ṣẹlẹ̀ yìí àwọn afọ́ àmọ́ sọ pé èèyàn mọ́ nídìí rúkìá gbàmì bọ̀ ká mọ́ ẹba jù náà sọ gbónú nǹkan sí méjì lẹ́yìn gbà tẹ́tí bí ọ̀rọ̀ tí sì wá ń bẹ́ lẹ́ ohun ọ̀jẹ̀bí ọ̀jẹ̀bí ọ̀jẹ̀bí wọ́n ní ọ̀nà wúlọ̀ ọ̀gbà jẹ̀bí ó ní àbúdẹ̀ hmm, disappointing me disappointing rẹ̀ bú ó náà disappointing me

kúlù wọn wò pé Allahu Akbar ọkọ̀ mi ti gbají ní tòtó báyìí ah, ìwà ní jẹ́ ẹnu nìkan ìwà wò bọ́yá bẹ́ẹ̀nì rí ẹwú ẹwú èyí méjì ti lọ ẹwú àbú ti yọmí lẹ́yìn àbú ọ̀tẹ̀ láde ohun pé kí n tí ẹ̀ fi mọ̀ bí ẹ́ ṣe dúró tọ́lọ́run àtàdéhùn tí ẹ́ ṣe yẹn àfi tí máa rí adáhù obìnrin wọn èyí borí wọn àwọn lẹ́ni tí ó ní mọ́sù ti ń dá alágbàrá mẹ́lẹ̀ bí ìdínláì tààlá àti rí pé bí ìtìzàl ayà ọ̀rọ̀ tó yí náà dálẹ̀ ìlàkíyà lónìí sábàbí ìtìzàl sábà ayàtù tàkìyìr ọ̀rọ̀ yí dálẹ̀ ayàtù tàkìyìr ọ̀rọ̀ ọkùnkùn náà tó dálẹ̀ ọ̀rọ̀ náfàkọ̀ ti ń Ọlọ́run ti fi tiwa lìyẹ̀bùlúwànà láti fi wọ́n dán wa wò láti fàwa náà dán àwọn náà wò ọkùnrin láhun obìnrin lójú kòkòrò wọ́n sì ní àjọ máa gbé pọ̀ kò sí tẹ́ẹ̀fẹ̀lẹ́ ìtótó ilé inú ọ̀fẹ́ ti gẹ́gẹ́ tẹ̀lé umu ṣe ìmọ̀ pọ́ọ̀sì wọlé àbú ẹ̀yìn lọ́pọ̀ ẹ̀yìn rí bí ẹ̀ tí lọ pọ́ọ̀sì wọlé tí náà 5,000 lọ fẹ́ bèèrè ọwọ́ ọkọ́ bàbá ṣe mistake lọ kó 55,000 bóòdé kò sí tí ọ̀rọ̀ wọlé títẹ́ ọdá kò burú ọjọ́ kọmọ ìtẹ́ ẹgbúra ń gọ́ tẹ́lẹ̀ ẹ̀dọ̀wó ìṣàrẹ́ tí wọ́n rà padà ìrìnlówó ìṣàrẹ́ ó ní 15 naira ọ sáàrì pé 5,000 yẹn ìǹkankan lé mẹ́ bí i nìlá ìtàhálà tọ́bàdìjọ́ tọ́bà tí ó tẹ̀lé lè àwọ̀ àpadà sí bí ayatollah annabi lọ bá ní rí aisha ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ yìí orí ẹ̀mù tó kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n má fòmílé sí lọ bá bàbá àti màmá rẹ̀ ọlọ́n ti ní kí n sọ fún yín ta lẹ fẹ́ mú sí dandan ní kánà bí ó ṣe bẹ́ẹ̀ sírù ẹ̀lẹ́ sẹlẹ̀ sáwà náà tó bèé bá ń pin alẹ́mì kábílẹ̀ rẹ̀ pé irú bó lásìrì kátó lè sọ bẹ́ẹ̀ bí idhni Allahi wajir kohar ibi ni khutba ń bí ọba láyé ń bí kọmọ̀bìnú sí wa ní gbangba alìkíyàmà bínú sí wa kódà kan kọjọ nínú ẹni ìfọ̀kànbalẹ̀ ní kó jáwà láyé nínú ẹni ìfọ̀kànbalẹ̀ ní kó jáwà ní gbangba alìkíyàmà bí haqqi la hawla wala quwwata illa billahi al-azim alhamdulillah alhamdulillah alladhi khalaqa al-khalqa li'ibadatihi wa ta'atihi rafa'a as-samawati bighayri أحمده وأجلله وأشكر نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين بل هي وصية للآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام ميز الله سبحانه وتعالى هذه الأمة من بين الأمم بأن أرسل إليها أفضل أنبيائه وأجل أنبيائه قدرا ألا وهو رسولنا صلى الله عليه وسلم أبو القاسم وجاء هذا الرسول وأرشدنا إلى طرق الخيرات ومن ذلك معاملته مع أزواجه في بيته أي في بيت النبوة نعم اعتزل النبي صلى الله عليه وسلم نساءه في أي شيء وفي أي سبب حتى عاتبه ربه سبحانه وتعالى قد ذكرنا لكم قصة العسل لما سأل ابن ابن عباس رضي الله تعالى عنه عنهما وأرضاهما أمير المؤمنين هما بن الخطاب رضي الله تعالى عنه وأرضاه عن المتظاهرتين عن المرأة عن المرأتين اللتين تظاهرتا وتواصيتا وتعاونتا على رسول الله صلى الله عليه وسلم حتى أنزل الله قولا إن تتوبا إلى الله فقد صاغت قلوبكما وإن تظاهروا عليه فإن الله الآية فأخبر عمر بن الخطاب عبد الله بن عباس بهذه القصة بقولها وهما قادمان من الحج أمة الإسلام اعتاد صلى الله عليه وسلم نساءه تسعا وعشرين ليلة ولكن قد أخذنا أدبا نبويا ألا وهو جواز دخول الآباء على بناتهم بغير ابن الزوج حدث هذا من رسول الله صلى الله عليه وسلم وسكت وعقر عمر على ذلك فإن هذا لخلق عظيم من صاحب النبوة وأنه صلوات ربي وسلام عليه ترك شدة الوطأ التي كانت مذمومة من بعض الرجال وأخذ بسيرة الأنصار في نسائهم وترك سيرة قومهم في العنف والشدة في معاملتهم مع أزواجهم صلوات ربه وسلام عليه هلا وهو اليوم والنساء بين يديه بل حوله يسألنه النفقة فصار بذلك يسألنه ما ليس عنده فصار بذلك مجموما حزينا مهموما واجما وعلى هذه الحال دخل عليه أبو بكر وعمر رضي الله تعالى عنهما وأرضاهما قبل أن أضحكوا أبو بكر رضي الله تعالى عنه وأرضاه بنفس ما وجد من امرأته بنت خارجة من امرأته بنت خارجة رضي الله تعالى عنهم أجمعين أمة الإسلام وعلى هذا يرشد رسول الله رسول الله صلى الله عليه وسلم أمته إلى ترخ الخيرات وقال صلوات ربي وسلم عليه استوسوا بالنساء خيرا وهن كذلك من أواخر وصياو لأمتي بقوله الصلاة الصلاة وما ملكت أيمانكم بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيهما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمة الإسلام اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام اعتزل نفسه نساءه من أجل الحديث من أجل ذلك الحديث حين أفشته حفصة إلى عائشة رضي الله تعالى عنها وأرضاها فلما مضت تسع وعشرون ليلة دخل رسول الله صلى الله عليه وسلم على أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وأرضاها فبدأ بها فقالت يا رسول الله إنك كنت قد أقسمت ألا تدخل علينا شهرا وإنما أصبحت من تسع وإشرين ليلة فقال رسول الله صلى الله عليه وسلم الشهر تسع وعشرون ليلة فكان ذلك الشهر تسع وعشرين ليلة قالت أم المؤمنين فأنزل الله سبحانه وتعالى آية التخيير فبدأ بي أول امرأة من نسائه فاخترته ثم خير نساءه فقلنا مثل ما قالت عائشة رضي الله تعالى عنها وأرضاها اللهم اجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسمع المسلمين اللهم ربنا عز لسمع المسلمين ودمر أعداك أداء الدين اللهم ربنا انتقم لعبادك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الأوطان اللهم ربنا آمنا في أوطاننا اللهم ربنا لا تحرمنا خير ما عندك لك بشر ما عندنا يا أجود الأجودين الله